محمد رسول الله والذين معه أشداء ولا الكفار وما بينهم تراهم ركا سجدا يتبعون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من عفر السجود Tẹ́mi ìwọ́n sí gùn pàápàá. Ọlábàbá tó ọ̀rọ̀ ẹgbò, ọlábàbá ṣe Adam, ọlábàbá Muhammad al'awwal, ọlábàbá tó Kamal, ọlábàbá tó Abdulmajid Alaha, ọlábàbá tó Mọ́bọ̀bù Yìí, ọlábàbá Muhammad sallallahu alaihi wasallam, ọlábàbá tó wọ́lá bàbá tó ìyàbò tàbàrà wọ́lá bàbá tọ́kàláti wọ́lá bàbá tó àmàdà ti jẹ́ni wọ́lá bàbá tó àtàlùfáàdà ti jẹ́ni ìfẹ́sàlá Akí ẹ̀yẹ ni àpọ́lítà bá nígbò fún tí ẹ ti farabalẹ̀ tó báyìí lọ́wọ́ fún àti lọ́wọ́ àlàáfíà, ẹ̀yìn tẹ́ jẹ́ ń gbé ara yìí àtẹ́tẹ́ jẹ́ mẹ̀lẹ́bí àti ẹgbẹ́ ará àdúgbò àtàwọn tó jẹ́ ìyá ẹbí ìyá ọmọ àtẹbí bàbá ọmọ gbọ́lọ́run á jẹ omílẹ̀ mẹ́ta tàbá ti omílẹ̀ mẹ́ta ẹ̀mí ó jòkó àfá núrò tẹ́ṣẹ́jú kan sí kejì lọ́nà wa sọ̀rọ̀ lọ tálébà rí nǹkan mú lọ ilé láti kí lọ mú ìṣe fún ọba àṣìyá kí láàmà jẹ fúnra wa gbogbo ẹ̀ àní jí ó fún ara àmẹ́já jọ dìde ká tó àṣẹ́gbẹ̀rẹ̀lá àṣẹ́gbẹ̀rẹ̀lá la ilaha illallah la ilaha illallah muhammadu rasulullah muhammadu rasulullah as-salatu وعلى خير خلق الصلاة والسلام على خير خلق الله أستغفر الله أستغفر الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله أستغفر الله أستغفر الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله والسلام على خير خلق الله Ìfẹ́ndẹ̀lẹ́fẹ́. Lọ́gbàgbà fún ọlọ́run lè ṣe. Wọ́n ká bá gbà fún ọlọ́run bá lè ṣe. Ọmọdé ó ṣe ń gbọ̀. Wọ́n tí ó ṣàdúwà ní láti ọdún ọlọ́run ò ṣe. Kámájọ ó sú wa fẹ́ àti ṣe láti jó ní ìpọ́lọ́wọ́ òṣè ọlọ́wọ́ òṣè. Ọba tó dá wa ládìjé fún kìí ṣe èèyàn. Ọlọ́run ọba tó dá wa ládìjé fún kìí ṣe èèyàn. Ọlọ́run ọba tó ju gbogbo wa lọ. Ọlọ́run ọba tó dá wa wáyé. Ń sọ wa, ń tọ́ wa, ń jìnlẹ̀ wa. Ọba tí ń dáàbòbò wa. Ọlọ́run ọba tí ó yẹ̀lé wa. Ọlọ́run ọba tí ó kú. Ọba tí kìí rùn. Ọba tí kìí kìí rẹ̀. Ọba tí kìí rẹ̀. Ọlọ́run ọba tí ìtẹ́ lọ́wọ́ rẹ̀. Ọba tí ẹnìkan òjú lọ́wọ́ kó tó gbọ́tẹ̀ nìkan. Ọlọ́run ọba tó ní àmà ìsìnkú láàrín. Ọlọ́run ọba tó fún wa ní àrùsùn náà. Ọlọ́run ọba tó rí ká máa tẹ̀lé ànẹ́bí ọmọ rẹ̀. Ọ̀rọ̀ wá jọwọ́ rẹ̀ o. Ọ̀rọ̀ wá jọwọ́ rẹ̀ o. Ìgbòkó súnà tò ní. Ìgbòkó súnà tò ní. Àlùbáṣà fún bàbá ọmọ. Àlùbáṣà fún bàbá ọmọ. Ilé ọmọ. Àlùbáṣà fọmọ náà. Àgbẹ́ta ní gbogbo ní èjì. Àgbẹ́ta ní gbogbo ọta pàdé yàn yóò kúrò sí ní. Kọ́rọ̀ wá jásí dáadáa kó jásí dùn. Nọ́bà Lẹ́gọ́sì kìí jẹ́. Ìrìnjú ọlọ́mọ́tí ó bàjẹ́. Ilé ẹ̀rùkọ̀ ọ̀tún ọlọ́mọ́tí ó bàjẹ́ ọ̀nà ọlọ́mọ́tí ó bàjẹ́. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim.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

Gbogbo ọdún abẹ́kọ̀ ọ̀jẹ̀ fún wa lọ́run dákùn ṣe gbogbo ọdún abẹ́kọ̀ ọ̀jẹ̀ fún wa dákùn máa ṣe ṣe Gbogbo ń tàbí kò gbogbo ọmọ ìdára fún ṣe. Gbogbo ń tọ́rọ bá kọ́rọ̀ wa dákun mọ́rin jù. Àmì bí sí mi láàrin ìbáná ará àmà Ará ìlú wa lọ́rùn bá ṣe fún wa dákun mọ́rin jù. Ọlọ́run kọ́ wọlé àníbà Mùhammad náà ọ̀rọ̀ wá tí wọ́n bẹ lórí kàlọ́ ọlọ́run kò jẹ́ kí a rí wọn pẹ́ ọlọ́lá ìlàhà ìlàlá ọlọ́nàbà Mùhammad. A fi àbàbá wa a fi kí gbogbo àwọn alfáà tán wà lórí ìjòkó pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين أعوذ بالله adúpẹ́ ní adáláwọn ayé annabiwa Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kó máa bá annabiwa Muhammad dé tàbákò lọ́dọ̀ annabiwa Muhammad gbogbo àwọn ẹni ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kó máa bá gbogbo wọn gbé lápapọ̀ awá àwọn sàyìn ìgbé ni wọ́n kú orí ọjọ́ òní orí bí ọlọ́run ọba tó fi fún wọn ọlọ́run ní jẹ́ òun náà ló jẹ́ ká pé tí wọ́n bá ti pé tí wọ́n lónìí òun náà ni gbogbo àwọn àgbàlagbà gbogbo àwọn ẹni ọlọ́run ni wọ́n fi ń bẹ lórí ìjòkó ọlọ́run bá ó sọ fún wa nínú al-Qur'an ipe ọ̀lànà alánàlẹ́lẹ́ Tí ọ̀rán tó ń rán ànẹ́bẹ̀wà Mọ̀hámà sí wa, òun ó mọ̀ bí wá lérè.

ìjẹ́ gbogbo wa láńkírun wákàtí mara àrùn wa lójoojúmọ́ ìjẹ́ ẹ̀tọ́ tó yẹ ká fún ọlọ́run ọba ìjẹ́ à ń fún ọlọ́run ọlọ́run ọba ó dáwà sáyé ẹ̀tọ́ tọ́lọ́run ọba lórí wa ọlọ́run ọba ń ṣe fún wa nínú ẹ̀tọ́ tọ́lọ́run ọba ṣe lé wa lórí ọlọ́run ọba fún wa lójú ó fún wa lọ́pọlọ ó fún wa lẹ́sẹ̀ ó fún wa lọ́wọ́ gbogbo ara wa ọlọ́run ọba dá pé ọlọ́run ọba ò ní kìkan dínkù táwọn kan bẹ tó dínkù ságbára wọn ni agbára wọn kọ́ ọ̀kú ti wọ́lọ́run ọlọ́run dá wọn àwọn tọ́lọ́run wọn ní sára ti wá pé ìdí ọgbọ́n wa ló pé ìjẹ́ òye wa ni ìjẹ́ agbára wa ni kìí ṣe agbára wa kìí ṣe ọgbọ́n wa kìí ṣe òye wa ọlọ́run ọba ló ti wá bẹ́ẹ̀ ẹjẹ́ adúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run a ń kírun wákàtí márùn-ún àmàbọ́yà gbogbo ọ̀la ẹni tó bá ń òun yóò máa jẹ́ wákàtí márùn-ún kọ́ ìjẹ́ bá dé gbogbo gbogbo àwọn ṣe ṣe tọ́lọ́wọ̀n ọba ní ká ṣe ìjẹ́ gbogbo wa là ń ṣe in tọ́lọ́wọ̀n ọba ní ká jìnà sí ìjẹ́ gbogbo wa la jìnà sí oníkálukú wa kárò inú wa dáadáa ìwòrán ọlọ́wọ̀n ọba fẹ́ ká ṣe ìwò ní òfẹ́ ká ṣe ìjẹ́ tó ní àṣẹ ìjà ṣe ìjẹ́ tó ní àwọn ṣe dáadáa wa ká ṣe dáadáa

Ǹjẹ́ gbogbo wa là ń tọ́mọ? Ǹjẹ́ ẹ̀tọ́ à ń fún ọmọ wa tàbí àwọn òbí tí wọ́n bí wa wọ́n fún wa lẹ́tọ̀ọ́ lórí tiwa, wọ́n ti ẹ̀tọ́ wọn lórí wa, wọ́n fún wa lórúkọ tó dáa, wọ́n fún wa níṣẹ́ tó dáa, wọ́n fún wa lẹ́kọ̀ọ́ tó pé.

nígbà tó bá fọ́ ọmọ wa lórúkọ tí ò dá tó bá lapa lára tó bá ń hùwà fúwà inú ó mọ̀ wá bàjẹ́ pé níbo lọmọ ìdí ṣe bá à nímọ̀ pé ní àwọn láti bàbílẹ̀ rẹ̀ jẹ́ ìjá ìpìlẹ̀ ọmọ ìjá àtúnṣe ẹjẹ́ àtúnkìlẹ̀ wọn wá ṣe nítorí ọjọ́ ọ̀la wa nítorí ọjọ́ alẹ́ wa kọ́lá owó lè dùn kalẹ̀ wọ́n lè dá látúndọ̀ yí òhà tàbá fọ́mọ lórúkọ tó dá tán káwá fún lẹ́kọ̀ọ́ tayé náà òun náà nìwé kíkà tó ń máa abọ́ wa tó wà ni a ní kó lọ́kọ́ sí ọwọ́ ni èyí tí ìtó ni ọlọ́run fẹ́ ká ṣe gbogbo ń dáwá wì tá a bá ti ṣe fọ́mọ àti pé ẹ̀tọ́ tọ́lọ̀ fẹ́ ká pé lórí ọmọ nù ó wá kù sọ́wọ́ ọmọ náà wọ́n ní tá a bá bí ni èèyàn náà mọ́ tán rẹ̀ ni ni ó kù sọ́wọ́ ọmọ tá a bá bí tó bá tó àsìkò tó yẹ kó náà mọ lo tó yẹ kó mọ bóòlù bóò ní ó ti tọ́jú àwọn òbí tí wọ́n bí ẹ jẹ́ ká tọ́jú àwọn mata bá bí tàbí ma kó jẹ́ ọkùnrin mo ní kò rí tó tàbí ma kó jẹ́ obìnrin mo ní kò rí tó àti tààrà ojú sẹ̀tọ́ kó lè dára fún wa àti tààrà ojú sẹ̀tọ́ kó lè dára fún wa Tọ́lọ́mọ ní ilé ètò kò lè máa dí ní àbítárọ̀ ojúṣẹ́ tán, kò lè dára fún wa, àbítárọ̀ ojúṣẹ́ tán, kò lè dára fún wa. Gbogbo àwọn ọ̀pọ̀ náà, wọ́n náà lápọ̀gbọ́ ọwọ́ àrùn nínú wa àwọn tọ́lọ̀ ń sọ orí ayé tọ́pọ̀ ẹ̀kú tán orí pé orí ayé kìí sábà kó sọ́wọ́ ẹ̀dá kan ṣùgbọ́n ọlọ́run máa dára bó bá ti jẹ́ ọlọ́run a máa jẹ́ kó orí ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn kan àwọn kan lọ ṣùgbọ́n ẹnu àbátọ́lọ́ bá ṣàríkú wa nínú àwọn orí ayé nítorí támẹ̀ntí ni ẹ̀ka tójú ẹ̀ dáadáa ọlọ́run tó fi gbọ́n àwò ni èèyàn ló bí á ṣàìdì dáwà jòkó kì ní nígbà tí wọ́n bí òun ìgbà tí wọ́n rà fún ní ìṣẹ̀lẹ̀ yìí ó dàbí òfin gbogbo kí ọjọ́ ayé rẹ̀ kí ó tó fi gbogbo ayé ọ̀kàwé nígbà ń pè lọ́mọlúwàbí ń bẹ lára Muhammad Sa'id ìjọmọlúwàbí Wọ́n lọ sọ fún yín pé ẹlòmí ìfi gbogbo ọjọ́ ayé rẹ̀ kí gbogbo kéwú bá. Ó sì lọ gbogbo lẹ lárúbá mà tó kéwú lẹ dúdú àwọn àfá ìtẹ̀ ṣùgbọ́n kí ìṣọ́ wà lóàbí àfá. Ẹlòmí náà dẹ̀ ka ìwé, ọkà ilẹ̀ dúdú ó túnlọ ọkà ilẹ̀ funfun. Ọkọ̀ ojú ọkà ẹ̀yìn ìwé, ṣùgbọ́n kò fi yàtọ̀ rẹ̀

a ń bímọ nítorí kó kọ wá mọ́ parẹ́ nígbàtà àfẹ́ káyí wọ́n parẹ́ àtúnwá bá kó kọ tí wá náà parẹ́ nínú ayé tó dí méjì ọlọ́run aṣílẹ̀ ẹlòmíì gbogbo ọmọ rẹ̀ yóò yìí ẹlòmíì gbogbo ọmọ tó bá dé yóò kùdọ̀ tí ò ní ní ìkẹ̀kẹ́ láyé tó fi sí wọn ẹlẹ́kẹta nínú èrè ẹni tó bá ti rí jẹ nínú èrè nǹkan máa gbogbo bá bá ń dín kálẹ̀ fún ẹ̀rí ẹ̀rọ ní ọmọ rẹ̀ kúrò ìgbàǹdí wọn ìgbàǹdí wọn ni ọlọ́run sí yíò wọn tó bá rí bọ̀ fún àwọ ọdún pẹ́ẹ̀tọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ òun ni kọ́ tí ó bá ti jọ alẹ́ kọ́ mọ́ fún ni nífẹ̀ẹ́ bàbá mi ẹ̀dáṣẹ́ tí wọ́n bá láàánú àtún ọ̀láàánú bàbá tí wọ́n òbí ìrírì jẹ tí wọ́n lè gbágbá lérí ẹ tí wọ́n lè dọ́gbó gbígbẹ́ tí wọ́n lè sán gbígbẹ́ ọrùn tí wọ́n lè fún olóògbogbo Kárí oúnjẹ ọmọ jẹ kárí sinmi látara ọmọ onílẹ̀kìlú onílẹ̀kẹta àkọ́kọ́ náà ni ká dákún ayé àwọn àdínà láyé ẹlẹ́ẹ̀kejì náà ni kó kọ wá mọ́ parẹ́ ẹlẹ́ẹ̀kẹta náà ni kí ọmọ ó fún ni nífìnmi lọ́jọ́ alẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ ọlọ́run a máa wá sí ìrìn àwọn apapọ̀dà sí ẹni dúkìá ọkọ́ lórí onímọ́tò olóko onílọ́sọ onídúkìá kọ́ wá rẹ̀ ní jogún ẹ̀rẹ̀ gbogbo mẹ́rẹ̀ rùn òun yí èrè jẹ́ pé àbímọ̀ àbímọ̀ ó lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọdá bá ti fẹ́ làkà ìdáadáa ṣùgbọ́n mẹ́rẹ̀ rẹ̀ yẹ jẹ́ major point èdè àlè kúbánù ẹ̀dàkùn nínú àwọn bímọ bímọ ayé ẹlòmín mẹ́lọ tí orí kankan lọ́rọ̀ yìí tọ́bọ̀ sí ọmọ ẹwà jẹ́ pé ọmọ náà làgbákò dùn ọmọ náà lọ sọ lókọ ọgbọ́n ọmọ náà lọ pọ̀gún ẹ̀rẹ́ ọmọ náà ló ṣokùnfà kú ẹ̀rù àdúrọmọ tó pa bàbá rẹ̀ àdúrọmọ tó pàyẹ̀ rí ìdí nìyí tá a bá bímọ báyìí àfidánilẹ́kọ̀ọ́ nítorí pé àwọn kan bẹ tí wọ́n sàtakò kájòkó súnmọ́ rẹpẹtẹ wọ́n á ní kí bàbá ọmọ gbogbo ọmọ rẹ̀ níjọ́ tí wọ́n bá ti bí ọmọ kókò irun sí létí ọdún kọsọ tí ó kọ síbẹ̀ kókò irun sí létí òjìlọ́fẹ́ ọkọ̀ síbẹ̀ yọ́ máa jíjọ kó látàárọ̀ mú táwọn àfáà ọmọ tí ó wájọ́ bí ń kúrókọ ọlọ́run nítorí ọta ní nítorí ọmọ dápò tágbà kọ̀ inú ẹ̀lú tí a bá ti bí wọn báyìí bọ̀ náà báyìí rẹ̀ wà ní tuntun gẹ́gẹ́ bí tánà Muhammad sọ́rọ̀ fún inna ahadakum yujma'u khalquhu Ní bọ́tìnà omi àrùbáyínà yóò mẹ́ nọ̀tífàdà. Ẹni kọ̀ọ̀kan yí, a kó ẹ̀dà ìjọ sínú ya yí nígbà tí bàbá ọkọ àjìyàwó bá mẹ́kì ara wọn. Fún mẹ́rẹ́ kúnnà. Wọ́n bá tọ́ mọ́kù fún wọ́n bá ṣe àpòpọ̀. Ìfàmù bá jáde lára ọkọ, tó jáde lára ìyàwó yóò pàdé ní alẹ̀. Àrùbá ń pè ní alìmọ̀ṣùn tó bá wọnú abẹ́ obìnrin pé níbi tí lọ dúró sí òun ń pè ní alìmọ̀ṣìnà a ma gbóná fọ́rọ́rọ́ a ma tutù fọ́rọ́rọ́ láti fi pàfọ́ọ̀mù tọ́rọ̀ bá gọ́kọ́dà Àrùbáyìnà yà ó máa ń ti fátá ní. Ogójì ọjọ́ ni ó máa bẹ̀bẹ̀ ní mìí lọ́dá líka. ọjọ́ kejì ní ogójì ọjọ́ kejì. Mọ̀yẹ̀kúnnà mọ̀dígátà mìí ládáálíkà. Ogójì ọjọ́ kẹta yóò wà ní bá fi ẹ̀rẹ́. Wọ́n mọ̀ yóò sálọ ilé ìgbẹ̀rẹ̀. Ẹ̀rùn ní ogójì ọjọ́ kẹta mú ní ìfẹ̀ ẹ̀rẹ́. Ẹ̀ndẹ̀ oṣù mẹ́rin. Àyẹ́ ìrọ̀rùn. Ogójì ọjọ́ kìíní, oṣù bá àdíjọ́ mẹ́wàá. Ogójì ọjọ́ kejì, oṣù méjì àti ogójọ́. Ogójì ọjọ́ kẹta, ẹ̀ndẹ̀ ìṣẹ́ṣù mẹ́rin mẹ́ta àtọ̀gbọ̀njọ́ ni ìbí ń jẹ́ oṣù mẹ́rin oṣù mẹ́rin náà lọ́wọ́ bí máa ya fọ́tò ọmọ nínú rẹ̀ ọkùnrin ti tẹ́kí ẹ̀sẹ̀ ó gbé lọ ṣùgbọ́n bà ní jẹ́ ń bẹ lára pé kí ọkọ pẹ̀lú ìyàwó tó máa ríra wọn sùpọ̀ lẹ́yìn ìgbà tí nǹkan ti gbó sára aboyún wọ́n dá lórí pé tọ́tò lókù tó fẹ́ mọ́rin ẹ̀dá tọ́lọ̀ wọ́n dá ó ti pé lógójì ọjọ́ kẹrin ẹ̀kẹta tí ń gbóṣù mẹ́rin tó bá dọ̀sù mẹ́rin gọ́ ọmọ ayọ́rẹ́sọ́ lọ́yìn ilẹ̀ ìlmọ̀láàkù ọlọ́run màláìkà fún ọba aboyún tó ló ń tọrọ Kíní inú ìṣọ́ mi tí jẹ́ títẹ́ gbọ́ta bí i sọ mí díẹ̀ díẹ̀ ẹ̀mí tó bọ̀ mú. Wàyọ́ ọmọ rọ̀bẹ̀ arúbà in kẹlímátẹ́. Arúbà ìkẹlímátẹ́. بأربع كلمات ويؤمر بأربع كلمات Sẹ́rí láti oṣù mẹ́rin ìnáà ni ìyẹn pé láti inú oyún ló ti yẹ ká máa pláàni kalẹ̀ fọ́ máa wá ẹni tí ó ti kọjá ti kọjá èmi tó fi jòkó yìí ti sọ ní pláàni dí lára bàbá ìjì yàtọ̀ lórí ìwọ náà tó ti amẹ́ni tí tó ń lóyún mí lọ́wọ́ àtọkùnrin tí tí ń sọ̀rọ̀ ọmọ mí lọ́wọ́ ìdí ọ̀rọ̀ rẹ̀ o bàbá fẹ́kọ́ mọ́ ojú dókítọ̀ ìdí ọ̀rọ̀ ní tàbá fẹ́kọ́ di lọ́yà ìdí ọ̀rọ̀ ní tàbá fẹ́kọ́ di ìmáàmù tàbá fẹ́kọ́ di president tàbá fẹ́kọ́ di gọ́fúnà afẹ́kọ́ di ọba àdún àti gbáhùn láti máa tọ́jú rẹ̀ láì ti torí àgbẹ̀dẹ ni irin tútù ní tó wà nù náà ibi ta bá darí ẹgbà ìrọ̀lọ́gbà ọlọ́run agbóhùn màláíkà dídó ọya máa lọ ọkọ̀ ọlọ́run pa màláíkà lágẹ̀kọ́ a fún yọ̀ta fún màláíkà ní tó gbogbo àwọn tí ń bẹ ní sọ̀rọ̀

ọmọ náà da ya lọ́gbẹ̀ máa pé fún òkúrò ọmọ ìyá tó wá rí báyìí kọjọ bàbá pọ̀jọ yà nínú wọn ní pé ń gbà mí káborí mọ́rin lọ́gbàjọ́ òun káborí mọ́rin lọ́rùn dákẹ́ẹ́kẹ́ ọ̀sán tó òun bá mú orí àwọn àjẹ̀nú burúkú mọ́ jáde ńgbà náà àsìkò tí ọmọ wà nú oyún ni àsìkò tí irin wà nínú àgbẹ̀dẹ́ táwọn ọlọ́wọ́ ni mọ̀láìkọ́ ọmọ ìpè tó ń ṣẹlẹ̀

bàbá àti ní kí wọ́n hàn ọgbọ́ta alkùránì fún ọgbọ́ta alkùránì nígbà tí yàjú wà ní wọ́n hàn alkùránì kìíní wọ́n hàn alkùránì kẹwàá wọ́n hàn 20 alkùránì wọ́n hàn 30 wọ́n hàn 40 wọ́n hàn 50 wọ́n hàn 60 tó bẹ̀rẹ̀ kí wọ́n di lọ́mọ àmá nígbà wọn ọgbọ́ta alkùránì fún mi tí mo wá dáyé tẹ́mi lóòtún bí omi tó tó túbọ̀ nǹkan káàkiri àti tábìkì àmọ̀ nígbà tó tó kì ní gbàngbọ̀n ìgbàtàbóyún mú ọgọ́ta alùkùránì dìndì lọ́nà 60 ṣẹ́rí pé wọ́n ti pè ló rẹ̀ kalẹ̀ wọ́n ti pè ló rẹ̀ kalẹ̀ àmọ́gbà tí wọ́n bí máa ti àjíwá àjíyàwó ìpìlẹ̀ fi ń sùn ìpìlẹ̀ fi ń jí ẹlẹ́rin pàwàdà Màláìkà di kọ́. Bàbá ti bẹ̀rẹ̀ sí ni wá jẹ nínú wá mọ́ ní wọ́n fẹ́ kí yẹ náà sáyé. Tọ́bá tún wá dípá bí mọ́, fáìlì ẹwà tí kúrò sí ẹ̀, màláìkà ò tí lọ, ọ wà nítòsí ilé ọmọ. Wọ́n máa wá retí láti jọ súná, ìràn mélòó ọlọ́njọ́mọ̀ ìwọ́lá ìgbẹ́gbà ọlọ́njọ́mọ̀ ìjọ́mọ̀ ìrọ̀gbọ̀n ọlọ́njọ́ fèrè láyé mẹ̀láẹ́kọ̀ tí close file ó dìgbà tá bá dìde lẹ́ni tá bá parí súná ilẹ̀ bá sú ni mẹ̀láẹ́kà tó close file àdúrà kan sí fọ́mọ àtòkòdó ẹ́sọ́lì wọ́n ní ló jẹ́ pé ìgbókalẹ̀ táwọn bàbá wa gbókalẹ̀ kí wọ́n máa ṣàdúrà fọ́mọ súná kò lé àwọn míì kí ojú kéwù wọ́n wò àwọn ìdálẹ́ kéwù àwọn ìdálẹ́ tíra gbogbo dáwọn ẹni ọlọ́run pé kò pé àtàkì wọ́n rò wípé àwọn àbá àwọn àti wọ́n jẹ nìkan rẹ̀ bàbá bá ń jẹ́jẹ́ oòrùn gbogbo náà ń jẹ́jẹ́ mi àwẹ́yìn onìkankọ́ àwọn hikima ọgbọ́n mú àtòyẹ tí ń bẹ lábẹ́ gbogbo táwọn ẹni ọlọ́run tàbí ń so wọn tí àtàkì orí wọn ti táyé gídà làwọn fi lágbàrgbà ìwọ́n tó wà dákì ní ìsinmi wọn náà wọ́n ṣe bí wọn náà tí wọ́n náà bí lálùbáríkà bébí nìkan bá gbé ọmọ mi lọ́wọ́ tí wọ́n bá dáa fọ́ súnná yọ́mọ̀ jẹ́ bẹ́ẹ̀ ọmọ ìyá kàfún yọ́mọ̀ jẹ́ o yọ́mọ̀ jẹ́ bọ̀ ẹgbẹ́ kàfún ẹ̀yìn ti títọ́ wà ní tẹ́ẹ̀dẹ́ àkàbí ní jẹ́ o àtúnfọ́ kọ̀ọ̀kẹ́ tó dé o ẹgbẹ́ wọn máa lọ ilé yóò gbẹ̀ àmẹ́rin orí èèyàn tó jòkó máa ọlọ́gbọ́mọ̀ ọlọ́gbọ́mọ̀ ọlọ́gbọ́mọ̀ yọ́dá ẹni tọ́lọ ń pàṣẹ fẹ́nu ẹ̀ ìgbẹ̀nu wa ẹni tọ́lọ ń pàṣẹ tó jú ẹ̀ ìgbẹ̀nu wa ẹni tọ́lọ ń pàṣẹ sí lọ́wọ́ ìgbẹ̀nu wa ẹni tọ́lọ ń pàṣẹ sí lára ìgbẹ̀nu wa gbogbo wa náà láwá darí àtọ́jọ́mọ̀ ọ̀la ní ẹbá ní ọmọ ìṣúná ní ẹbá ní kò ní ìdìjòkó ìrọ̀rọ̀ kúkúrú ni ò kò sí etá lè ná tó lè tó iye ẹgbẹgbẹ̀rún àdúrà táwọn èèyàn ṣe fún ọmọ bí a pẹ́ ní eré ibú lakọ́lẹ̀ mú tẹ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run aláàrùn láìpẹ́ ní ma ń tọrọ fún ẹ̀yìn ìgbàdà Àlùbáríkà ọ̀rọ̀ máa máa wá àrùn bàbá wọn ni pẹ̀kẹ́kẹ́rẹ́ tí mo fẹ́ torí tó bẹ́yẹn bá bí máa tí ọ̀bá lówó lọ́wọ́ ìdàwọ́ ọba bọ́lá ní ẹgbẹ́ lórí ẹgbẹ́ gún ọmọ tó ní mo bí ní mo dédé ìwé tó kò sí ìfẹ́ dúró àmá wọ́n ní adìẹ bàbá mi láíláí adìẹ bàbá mi láíláí wọ́n ní owó ní jẹ ìjẹ́ àgbàdo àgbà ní kọ́ọ̀tù ní mọ̀rọ̀ tó kọ́ọ̀tù kọ́mọ́tà fún ọ̀gọ́ yọ́ lọ lé òwe yọ́ lọ lé ààrùn pẹ́kẹ́ ní ààfihàn gbàdé lọ́wọ́ owó láìsí gbogbo ẹ̀ ní ó fi máa jí ọmọ láàrin àwọn ọmọ ààfi ọlá ẹrú ọlọ́run kan yìí ààfi pẹ̀lọ́run fún Muhammad Said àti ìyàwó ẹ̀ ìlú ọmọ àti gbogbo mọ̀lẹ́bí méjèèjì àtàwọn alábàáṣepọ̀ àwọn kò síṣẹ́ ọ̀tọ́ríkì wà ń ta pàápàá lọ́gbọ̀n sí ẹ̀ àwọn azọ fún ìyàwó ẹ̀dẹ́ dákùn ọlọ́mà níbi ìjọ àṣìlẹ̀ fún díẹ̀ ẹ̀sìmọ̀ sí ọlọ́run wá púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sọ̀ pé Allahu Akbar Allahu Akbar ẹjẹ́ Allahu Akbar Allahu Akbar Allah akbar, Allah akbar, Allah akbar, Allah akbar. كبيرا ọlọ́run tó gbogbo ẹrù ọlọ́run náà ìdàmúbà ìdàmúbà yàwó ẹ̀ jẹ́ bí ẹ àtìmẹ́rẹ̀ púpọ̀ àwọn ọmọ ìgbò láti tọ́ ọba yìí kò sí ìkọ̀kọ̀ àmà ta àwọn

àníká sí ní díẹ̀ ọdún lọ́wọ́ ọdún lọ́wọ́ ní pé èyí náà lè fa orí pé wọ́n lọ fa ẹ̀yìn lè fa ìgbọ̀lọ́wọ́ tó ọdún wá rí ọlọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀yá àwọn abọ́bọ́ ìgbọ̀rọ̀ ọ̀rọ̀ mọ̀rí abẹ́rí bẹ́ẹ̀dì lọ́gbọ̀ hàn ní ọ̀rí ìgbọ̀mọ́ tó bọ́rún náà mo rọ̀ wípé arákùnrin wá nílé àfá àti máa obìnrin ọlọ́ ìgbà tó gbà mú àfá ńlá ńlá kan wá ń bẹ̀ẹ́ àgbàlagbà ni ọmọ ìràwọ̀ ọmọ sáàbì ọmọ sáà ọwá rí bìsà rẹ̀ ẹ̀dàkùn bá rí bìsà mi gbogbo ọjà tí bá gbó ní parẹ́ ìwọ ní bá ní parẹ́ kò sí ìgbàgbàmọ́ Ìgbà tí ó tọ́tọ́ àfáà, àfáà wá wo ọdún, ah! tó òrùn amọ́lọ́run ní fìyà jẹ́ ọmọ jẹ ọmọ mú ṣùgbọ́n kọ́ wá máa káwó lọ́pẹ̀tẹ̀ lówó kò sí wọn tó gbogbo ní kí n sọ fún ọpàá òjú rẹ̀ pán ní ìbànújẹ́ ni ń o bàbá ní ọ̀rùn nítàn àgbàlagbà lóhun kó lè bá àṣírà rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni mo fi sọ bẹ́ẹ̀ nítọ́lọ̀ bá fún ọmọ ẹ̀jẹ́ àmọ́ ìgbé wọn àmà kàó rẹ̀ gbẹ̀tẹ̀ mọ́ mọ́kàn sí o ọkùnrin burúkú rẹ̀ ọlọ kàràkàrà gbà tó kúrò lọ́dọ̀ àpá àtọ́lọ ni wọ́n ti rí ipá lọ́rọ́rún tó ń gbọ́gbọ̀ náà torí ọlọ́run ọba ìpín tó rùn ọba dáadáa mọ́fà tó ń tàn fẹ́ fún wa ẹgbẹ́ jẹ́ dáwọ́kà gẹ́gẹ́ bí bísmìláà ìkáná bísmìláà ìkáná àrámẹ́ni ẹkúnú àrámẹ́ni ẹkúnú àrámẹ́ni Ar-Rahim kan. Gbogbo nǹkan ẹ̀fẹ́ kó ṣe fún ọlọ́run dákun ṣe. Gbogbo nǹkan ẹ̀fẹ́ kó ṣe fún ọlọ́run dákun ṣe. Gbogbo Àdúrà àwọn ẹni ọlọ́run ọ̀lá sọ́ bí kó ibà dúró bá ń bá tó fi ń bọ̀ láàrin tí ọmọ pàá ìtàmọ́ta bí ọgbọ́ bá ti bá ọlọ́run ní kí ọmọ rẹ̀ ọ̀dà gbogbo tí mo fẹ́ kó ogun fún mi ọlọ́run dákun ṣe tí á gbogbo tí mo fẹ́ kó ṣe fún mi ọlọ́run dákun ṣe bí á gbogbo tí mo fẹ́ kó ogun fún mi dákun máa ṣe ṣe ra gbogbo tí mo fẹ́ kó ṣe fún mi dákun máa ṣe ṣe rárá

Ọlọ́mọdé àpẹẹkọ́ ọjọ́ fún wọn rẹ̀. Àmìnà. Gbẹ̀yìn tẹ́ wá pán mọ́lọ̀fà ìdílé àdìyàwó ọlọ́mọdé àpẹẹlé. Àmìnà. Ẹni jẹ́ gbèsè mọ́ ọlọ́mọdé àpẹẹlé. Àmìnà. Ẹni tọ́jà rẹ̀ dàrú ọlọ́mbà tòó. Àmìnà. Ẹni tí lọ tó dàrú fún ọlọ́mbà tòó. Àmìnà. Ẹni tọ́rọ ìyàwó rẹ̀ dàrú ọlọ́mbà tòó. Gbogbo àwọn tàájú wá bí na blọ́kùnrin gbogbo ọlọ́mbà tọrọ ọmọ wa. Àmìnà. Olé lọ́bátúnlọ̀ lórúkún tó ń bẹ ní nílẹ̀ ah. gbogbo wa pọ̀mùkún sọ wá dàrúpọ̀ ni wọ́n ń bínú kí ẹni tó pẹ̀lú ògùn ọlọ́run tó mọ́ fẹ́ kẹ́ ẹni tó lọ máa ń bọ̀ bí àwọ ẹ̀dá ẹlòmí rò pé ọwọ́ ọ̀tún

Sẹ́yìn lọ́lọ́run, ẹ̀yìn lọ́lọ́run, náà wọ́n bú ìyàwó ń bú ọkọ nígbà tó bí pé wọ́n bímọ, ló tó bí pé wọ́n bímọ, ìrọ̀rùn díẹ̀ díẹ̀ díẹ̀ sí ilé. Bí wọ́n bá nílé ìbápọ̀ta ní ságbà, nígbà wọ́n bá bọ̀ tán ní ságbà, wọ́n kọ̀kọ́ tún lọ. Èyí tí wọ́n ò rí nǹkan kan tẹ́lẹ̀ nígbà wọ́n bímọ ẹbí bàbá ẹbí ìyàwó àwọn ọ̀rẹ́ ọkọ wọ́n wá fìkanra ìkanra wọ́n fi dáwó oṣù lẹ́gbọ́ ẹ̀rí gbogbo alájẹ́ tọmọ lókọ àmọ́ ìgbọ́ra ìkùnà ọmọ láti fún ìyá ọmọ nínú irú owó ọjọ́ náà bá tí ò ní dájú ìyàwó ẹ̀. Owó ni ni wọ́n gbé fún ọkọ tọkàn máa fi ń pa wọ́n àjọ ìjọ. Bọ̀má làgbáríkà bá wọ̀ ọgbọ̀rù tọwọ́ máa ń pọ̀ sí. Bọ́lọ̀ máa fẹ́ kẹ́yìn láàrin oṣù kan gbogbo Lagos State wọ́n dálú ẹ̀ràn owó dọ́dọ̀ lágbájá láàrin oṣù kan. Ní ẹ̀bá sì jẹ bílíọ̀níà tó jẹ́ ọ̀kántébù owó ló ní tẹ́lẹ̀, bọ́lọ̀ máa fẹ́ bá jà àárín oṣù kan gbogbo ọkànlẹ̀ tí ò ní ìjẹ̀kẹ̀mọ́ ọlọ́mọba owó ọlọ́mọba wájà owó bá dé fọ́kùnrin lówó bá ń pọ̀ sí lówó bá fún náà kọlu mọ́tò bá ń pọ̀ ọlọ́mọba bẹ́ kẹ́yìn jẹ̀mọ́ àtọwọ́ tiẹ̀ àtọwọ́ lówó yọ́ ilé òkú ọmọ bá ń lò mọ́ ilé òkú ọjà ní ẹbá ń ta ní gbogbo ọba ma sùn lé ra wọn irú kẹ́bẹ̀ ẹ̀rọ rẹ̀ bẹ́ẹ̀ rán fún ọ̀rọ̀ yìí ọlọ́wọ́n láti ẹ̀ tí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wà ní àtẹ́jú ṣiṣẹ́ ìjọba àtẹ́jú ṣòwò ọlọ́jú sí ní fún àlọ́ dákùn gbogbo dáàbẹ́ kó ṣe fún wa dákun máa ṣe ṣe. Lọ́mọkùnrin bá dìde, èyí tí òbí máa gbúgbọ́ lọ́dọ̀ ọlọ́run kọ mọ̀ ní bá yẹn tí àdúgbò, ní bá ń pààrọ̀ mọ́tò, ní bá ń sọ́wọ́ ti fẹ́, ní bá yẹn káàkiri ní bá sọ́wọ́ ẹ̀rọ ìyàfà alọ́ọ̀sẹ̀rẹ̀. Ìrúgbé lẹ́nu kan, ọwọ́ àrùn pé bàbá kan máa ń sọ tí wọ́n lọ yẹ sẹ́wò lọ́dọ̀ ẹ̀yẹ́ sí àfáà tí ọ̀dá kan náà tó ní ìgbà náà ipé ní òtún káwó mọ́ láyé ẹjẹ́ wá lọ bá àfáà náà nìsì tí ẹ̀sùn ọgbẹ́ ìgbà tó ti dé yóò ti yọ̀kọ́ lọ́rùn yóò ti yọ̀ bí yóò ti yọkùnrùn tó ti fẹ́ gbáyà ọlọ́mọ́fó ti bá wájà tọ́lá bá ti dé níṣẹ́ nìkan ní sọ fún ìyàn fún gbogbo nǹkan máa dán lọ́bá lọ́dọ̀ àfá bàbá ti dàgbà sàlámà alékún bàbá ní ẹmọ wulẹ̀ tá ní ilé ọmọ yìí mo kú mo tó pọ̀ wọn mọ́ ọ̀ ayẹ́kẹ́ ọmọ náà ọ̀lá ni wọn mọ́ dákojú ààrẹ àá èmi tí mo wádọ̀ oúnjẹ oníyàn tó kọ rẹ̀ jíjọ sọ kọ rẹ̀ tó ọ̀rọ̀ ó lájọ́ sọ ìyẹn pọ̀ tí wà ó lẹ́yìn tí mo wádẹ̀ sọ fún pé ìrìn ní ṣe mọ́ láyé ìrìn fọ́ ọwọ́ ka owó tó tó rẹ́ mọ́ láyé pé òṣìrọ́kàn kò sówó náà á bàbá ní tí mo rú fún ọ níbẹ̀rẹ̀ wíì tọ̀ kí lọ wá ṣẹlẹ̀ àwọn èrò mi dáadáa ni ẹ̀fẹ́ mú ọjọ́ tí mo wá mú ojú rí mi ẹ̀rí pé mo fẹ́ lẹ́jọ́ náà mo tún bí ọ̀rọ̀ borí ìjẹun sókè mọ̀ jẹun a sàtọ́ ọmọ dáun àwọn arẹ́ rẹ̀ títí àwọn ilé ìsì parọ́ nìkan tó mọ́ orí ìdí ọ̀dà kí ló bọ́ rẹ̀ ní bàbá rẹ̀ parọ́ àmìlẹ̀ yìí ìṣẹ̀ ìrọ̀lẹ̀lẹ̀ yìí gbogbo ayé màkúnmọ́lówó lọ́rí gbogbo ni àá lọ tí ní ìgbówó lówó lọ gbé olóògbó olówó owó tó rẹ̀ bàbá ní kí ló kọ̀ rẹ̀ bàbá tún sápọ̀ rẹ̀ bàbá bá tún gbé ìsáàbì lọ́bá wò lọ́bá wọn lọ́bá wọn lọ́bá bàbá ní àá owó rẹ̀ kọ́ lọ náà yìí owó rẹ̀ nígbà tó kú ọlọ́dọ̀ mi tán kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀nú sí ọmọdọ́gẹ́rú ronú dáadáa òun bá kú lọ́dọ̀ mi tán ẹlálejò kan tẹ́ ìjọ ń gbélé ó láwọn ẹlálejò ayálejò ẹlálejò máa sọ gbogbo ọkọ̀ ẹ̀yìn tẹ́ ìjọ ń gbélé lọ́bá ń dákọ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n dákọ̀ ìyàwó ẹ̀ níwọ̀n dákọ̀ ọmọ tuntun bàbá ní ẹ̀fẹ́rẹ̀ máa dẹ̀lá bàbá wá wó kọ́ ọmọ ènìyàn wá ní àlùbáríkà ọmọ ilé ń jẹ́ ọmọ tó dé yìí lọ́gbà áṣìkí dé áṣìkí tí ẹ̀nù àlùbáríkà rẹ̀ ní orí lórí kìí pé tí ẹ lóòtọ́ ọmọ rẹ̀ tó bí ni àmọ́ ìràwọ̀ tí ẹ̀ ló bí àlùbáríkà rẹ̀ báríkà rẹ̀ tẹ́ ẹ̀fẹ́ yọ ọmọ yìí bàbá wọn sọ mẹ́rin Gbogbo orí ló tẹ́ ìṣẹ́yìn ọmọ yìí. Tẹ́ ẹ̀bá ìṣẹ́yìn ẹ̀ ní ìbí ọpa yìí fún àtìyàwó rẹ̀. A ń jìkì rẹ̀ ìrẹ̀lú rẹ̀. Gbogbo àdúrà rẹ̀ ni. Wọ́n bá fẹ́ kọ́ dá olójú ẹgbí ọmọ náà kú òun orí. Nígbà tí ẹ̀bá ìṣẹ́ṣù kan, ẹ̀mù ẹjọ́ tẹ̀lẹ̀ sí àtìkì. Ẹgbẹ́ náà tó mi rárá. Náà, wọ́n fẹ́ ta ìjì

na nínú a máa tọ́mọ ọlọ́mọ ni ọmọ tí ọ̀bá gbọ́ ìrìn ẹ̀ àbúrọmọ tí ẹ̀kú ni wọ́n máa lọ gbó fún àdínmọ́tò sàádíyà a ti máa si ewúrẹ́ a máa sin tòmọ́tò ni a máa sin adìyẹ a máa sin dábà ni wọ́n gbó sí ọlọ́run fún tí bá

ọlárí pé ọ̀rọ̀ tayọ àti ọlọ́run kó lúmọ̀ yípa àyíkẹ́ sẹ́yìn ẹ̀dànà ọ̀rọ̀ ni èmi ọ̀párọ́ fọ́ ọ̀rọ̀ àjẹta ẹ̀dọ̀ rẹ̀ ọ̀pọ̀nà lágbárò ní àpòtí sáà Saheed tó bí ọmọ yìí àpòtí ń tún wà lékò orin ni ọlọ́mọ́sà wọ látọ́ dákùnrin náà jọ́nà lọ́rùn ọ̀rọ̀ mẹ́ta dáadáa lọ́lá ọ̀rọ̀ jọ́nà sí dáadáa wà náà tí ọ̀rọ̀ táàsọ nǹkan mọ́ jẹ́ wà sí ẹmẹ́jẹ̀ á bá àti ọ̀rọ̀ kọjá ẹmẹ́jẹ̀ á ká àpapọ̀ lọ́rùn lọ ẹgbẹ́jẹ̀ á máa bẹ̀ẹ́ gbogbo àwọn adábí pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run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

La ilaha لا إله إلا الله الله سلام الله الحمد لله الذي خلق أول بشر من تراب ثم قال له كن فكان Adúpẹ́ fún Ọlọ́run ọba tó dá àkọ́kọ́ ọmọ ànábẹ̀ Ádámù tó ti kọ́kọ́ dá láti bí omi lọ́gbọ́lọ́gbọ́ ó dá láti bí ẹ̀rẹ̀kùn ó wá jọ pé máa jẹ́ mọ́ sí jẹ́ bẹ́ẹ̀. Ọjọ́ alẹ́ ní Ìgbà tó dá bàbá lára ádáwọn láti ṣe rẹ̀ bọ̀, ó wá dá àwọn àtúnkù láti jomi lọ́gọ́lọ́gọ́. Wọ́sànwọ́rọ̀ bọ̀ àádẹ́lẹ̀ tó rẹ̀tọ̀. Ó wá ìyàfọ́tò rẹ̀ ó sì Ọlọ́ọba náà ni máa fún ni ní obìnrin tó bá tó jẹ́ bí a ti máa fún ni lọ́kùnrin jọ mìíràn. A ti máa fi ta a máa fi jíra wọn lọ́kùnrin obìnrin jọ mìíràn. Ọlọ́ọ̀ tí wá fẹ́lẹ̀ mí ìfẹ́ ìjọ́ mi ọlọ́run àwọn fẹ́lẹ̀ mí ìjọ́ mìíràn. Ọlọ́ọba ló lè ṣe bẹ́ẹ̀ tí òfin tó tó lè ṣe àbòrún náà.

Àpọ̀wọ́n ìwọ́n ní ọmọ sábìlì wọ́n yóò lẹ́kùn ìṣọ́nà. A parí fún ọmọ níjọ́ kèèjé rẹ̀, a ti pẹran fún, a ti sọ lókọ. Ọ̀dẹ̀sẹ̀mẹ́rin aláhàkíkàtà ààrẹ ilmọ̀ olóòrọ̀. A ti wá Ọlọ́run ọba wà rùn. Ọlọ́run tàbí àti àgbẹ́ وجعل رقية ولم تجاكي من رقية أبو وجعلها معبوبة ولم تجلن تعمل يوم وكرا وموجودة وجلن تعمل يوم وتكاتاتي وموجودة وجلن يتونه تبيما سارة الله نبي أيوكا أيوكا

ọmọ áṣì yátà ọlọ́mọ́tàbá fàgbàgbà sí àwọn ọmọ méjì mọ́tàbá fi àgbàgbà sí ọyàn ìyá rẹ̀ méjì tí ó máa mú mọ́tàbá fàgbàgbà sí àrísìkí bàbá rẹ̀ tí ó máa jẹ́ ìwọ́lọ́run àtẹ́bí ìyá àtẹ́bí bàbá ọlọ́tàbá fàgbàgbà Ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bá sáyé ayé. Láríkí lọ́mọ bí abúná ìrìn. Gbogbo àwọn ọmọ tí wọ́n lọ́rọ̀ sọ fún ọlọ́gbàájà. Àtàwọn bí àwọn ọmọkùnrin wa. Àtọ́ṣà wa. Àti lílọ bíbọ̀ wa. Àtàwọn ìyá wa àtàwọn owó wa. Àti ẹ̀sìn wa bá ń sí àtàwọn ìjọba wà àti gbogbo wa. Àti gbogbo ẹ̀tọ́ lẹ́tọ́ kìí wa.

wọ́n ní sọ́tọ̀ alìmùránà wọ́n ní lọ́sọ̀fà adama ẹ̀kì ayá kọ̀ọ̀kan wọn kí lọ́rù ìsájú wọn gbogbo ẹgbẹ́ gbogbo ọmọ ìdàníyàn orí ìdílé mẹ́rin tí mẹ́nà alkùránì tí alkùránì sọ tọ́lálùbárúkà àwọn àdílé òun tọrọ ìdílé olóòfin Nígbàrí ìdí bàbá sí Adam tó ń gbàdé láíláí, ààrùn ìdí bàbá fún ìwádìí tó ń gbàdé láíláí, ààrùn ìdí bàbá wọn lẹ́hà tó ń gbàdé láíláí, ààrùn ìdí ní Sàíd àti ìyàwó ọ̀pọ̀ gbàdé láíláí, ààrùn ìdí ní bàbá Sàíd orílẹ̀ ọlọ́mọdé àgbàdé, ààrùn bàbá tí ọjọ́ ọjọ́ ọlọ́mọdé àgbàdé, ààrùn ìfà Ọlọ́run pẹ̀lú ọlọ́run ní ìwé afẹ́gẹ̀ jùkú. Bísmọ̀ ìrìn ìrìn nílá sẹ́fà àdínà ọlọ́run. وعلى إبراهيم وعلى إمعان ذرية بعضها من بعد والله سميع عليم إن قالت ما تزال وفرني لنا جيبتنا محرره محرره فتقبل منا إنك أنت السلام ما وضعتها قالت ربي إني وضعتها أنزاه والله أعلم بما وضعت وليس ذكرك الأنجى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم تقبلها بقبول حسنين وأنبتها نباتا مثلا وكفا آمين زكريا كلما دعا عليها زكريا الميراد وجد عندها رزقا قال يا مريم